بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ولاه وبعد أدوف الله سبحانه وتعالى وبتي وشيني الله وعلاتي بكي أقجوكو لين almost odidi ọ̀sẹ̀ kan tí a fi ń ṣàǹfàní látọ̀dọ̀ ìkẹ́nà àwọn àfáà súnnà lágbàáyé tí wọ́n wá bẹ̀ wá wò ní ìlú wa tí wọ́n ṣíṣe dáwúrà fún wa tí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ tírà méjì fún wa so orí Ọlọ́run Ọba tó gagan lélẹ̀ a fún orí Ọlọ́run so a ń bẹ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kí ó jẹ́ báyìí wa kó ṣe àwùjọ wa yìí ní àwùjọ tó yẹ pé àwọn olùmọ́mà tí a máa a ma gbẹ̀ngbẹ̀ ìmá padà lọ́sọ́dọ̀ àwọn olùmọ̀ ìmá wá ìmá ní ọ̀dọ̀ wọn náà so nínú àwọn nǹkan tí Sheikh fẹ́ jẹ́ ká wà lórí ẹ̀ so òun náà ni wípé ká ní àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe so nínú àwọn nǹkan tí Sheikh Fuad Zintani tí wọ́n fi wálẹ̀ lé lórí nìyẹn ká máa ṣe dánilẹ́kọ̀ọ́ fúnra wa ẹni tí ó ma díẹ̀ kó ń kọ́ ẹni tí ó mà ara ẹni tó mọ̀ débì kan kókó ẹni tí ó mọ̀ débi tó máa dé ẹni tó mọ̀ dáadáa kókó àwọn èèyàn so ilé ìkama sí láàrin ara wa ilé láfi sàǹfàní tó pọ̀ sí Abu Fatima àwọn tí wà ní class àwọn tí wà ní awal thanawins ok ọ̀yẹ̀kan ti ṣe ìtkọ́nù Tuhfatu Sanniya sharhu muqaddima jurmiya ẹjìn lọ mọ̀ gbà lọ́dọ̀ wọn so afáridwan àwọn ti ṣe ìtkọ́nù alif bata tha àti bá ṣe ń pè àbí ẹ̀kọ́ pé a ní pé ok ẹ kí n lọ mọ́ ká lọ́dọ̀ wọn so àfá bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ́dá pé àwọn ó súnmọ́ kan ti ṣe ìtùkọ́nù bẹ̀ẹ̀ kò níyà so kan ti kọ́n kíláàsì wọn kan so àbí wọ́n ti gbà lọ́dọ̀ Abu Abu Muhsina so ẹni tí ó mọ̀ so ẹni tó mọ̀ jàre yóò so bí ìmọ̀ sí máa tàkà láàrin wa ni ká tó díjú ká tó lajú ó ti di pé ah, àfá ah, ìgbà olódi pé ẹ̀yin náà dá sí ẹ̀kàn rí lójọ ẹ̀kàn rí ọmọ ìyá kan lójọ kan ni pé ah, masala tọmọ ìyá yìí dá sí àfá gbanú àánú àbú ti kọ́ mi so bó ṣe ẹkọ́ rí nìyẹn imagine tó bá rí báyìí bí grow bí mo ó tètè máa tàkà so bọ̀ gbogbo ẹ̀ náà ó gba ẹ̀kọ́ ó gba àkílọ̀kọ̀rẹ̀ ìrẹ̀lẹ̀ Sheikh al-Bukhari sọ gbólóhùn kan pé tẹ́yàn bá ti ń rí ìjọra ẹni lójú lára yẹn tẹ́yàn ò dẹ̀ rí igbé kó jìnà sí gbogbo àwọn nǹkan tó bá jọ exactly the same thing exactly the same thing so ilé yóò ṣe pàtàkì gan so ibi táwádé nínú tíra Takhilul bi sharhi aqidati ar-Raziyayn so ti sheikh obaid aljabiri rahimahullahu ta'ala o náà ni ibi tán ti ń sọ alamatu ahlil bida so ibi tán ti sọ pé tí abu muhammad ibn abi hatim muhammad ibn idris bàbá rẹ̀ ni muhammad ibn idris so olóhun gbọ́ tí bàbá wọn tó sọ pé alamatu ahlil bida àpẹẹrẹ àwọn ẹniyanu alwaqi'atu fi ahlil athar ìmá sọ̀rọ̀ ń pa àwọn tí wọ́n ń tẹ̀lé orípa annabi sallallahu alaihi wasallam àtorípa àwọn sàábé so ìmá sọ̀rọ̀ pa nípa àwọn ahlul athar so a ti wá káàdé bí bọ́lùmù Sheikh Ubayy ta fi ń sàlàyé rẹ̀ matinu náà jù báyìí lọ that is ibi tán sàlàyé náà jù báyìí lọ bọ̀ ibi ta wá káàdé òun ni wọ́n àwọn ká péjọpọ̀ láti pé àwọn wo súnnà so láti pé àwọn fẹ́ rí àwọn fẹ́ rí gbẹ̀yìn rẹ̀ so àwọn fẹ́ ṣe kíni àwọn fẹ́ dá àwọn fẹ́ dádánwò lẹ̀ bọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lẹ́yìn gbogbo àdánwò tán gbé dìde ẹwọ orí tọ́lọ́wọ́ bá tó jẹ́ kó so kíyàn ní sùúrù lórí kí a ní sùúrù lórí súnnà kí a so al-aqiba lil-muttaqin lọ́lọ́wọ́ bá máa ń sọ nínú àlàyé táwọn afá ṣe fún al-aqiba lil-muttaqin pé nínú gbogbo dáwùr gbogbo dáwùr gbogbo kíni gbogbo ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ kìí sí pé ìgbẹ̀yìn pátápátá náà tàwọn olùpáyà ọ̀rọ̀ ọba ní ọmọ jẹ́ ò bọ̀ níbi gbogbo dáwùrù náà nǹkan kan ṣẹlẹ̀ ń sìn lọ́wọ́ bẹ̀rẹ̀ ó fẹ́ mi pé ah ó dàpọ̀ àwọn bídá ah ó ti tán àwọn bídá àti borí but al-aqibatu lil-muttaqin ìgbẹ̀yìn dáadáa ní mọ̀jẹ́ta àwọn tó páyà Ọlọ́run Ọba so kò sì sí ìpáyà Ọlọ́run Ọba àyàfi pẹ̀lú tawhid àyàfi pẹ̀lú ìtẹ̀lé súnnà nabi sallallahu alaihi wasallam oye so uh, Ọlọ́run Ọba sọ pé ulaika humul muttaqun wallazi ja'a bis-sidqi wa saddaqa ulaika humul muttaqun so ní pé ẹni tó mú òdodo wá so tó sì sekin tó sì sún gba walladhi jaa bis-sidq walladhi jaa bis-sidq wa saddaqa bihi gátọ́nà ọba sọ nìyẹn ulaika humul muttaqun so àwọn tí wọ́n gba nabi sallallahu alaihi wasallam lódodo so tán gba nabi sallallahu alaihi wasallam lódodo tán gba Qur'an lódodo tí wọ́n sì kí ni tán jọ́sìn fọ́nà ọba nìkan ṣoṣo àwọn ni wọ́n mọ̀ jẹ́ muttaqun àwọn ni mọ̀ jẹ́ olùpáyà Allah so ìgbẹ̀yìn rere ni ó mọ̀ jẹ́ tàwọn muttaqun so ẹwọ gbogbo àwọn fìtínà tá ma ń gbé tá ma ń gbé tá ma ń gbé ẹwọ gbẹ̀yìn rẹ̀ ìgbà tí ó padà gbẹ̀yìn gbogbo ìbàwá ló kọjẹ́ Sheikh Fuad tún wá bẹ̀wà omi àǹsàǹfàní ma lẹ́yìn gbogbo ẹni tó bá wá mọ̀ ó gbọ́dọ̀ wà lẹ́yìn mind rẹ̀ pé mo fẹ́ rí báwọn olùmọ̀ ṣe rí exactly kódà bí yìn ṣe kíni kódà bí yìn wà nípò táwọn olùmọ̀ wà oye mo fẹ́ rí báwọn olùmọ̀ ṣe rí exactly bá ṣe máa ń sọ̀rọ̀ bá ṣe máa ń ṣe bá ṣe máa ń wùwà kìí kàn sí pé kọ ọmọ kọ́sì wọn bá ṣe máa ń sọ̀rọ̀ lásán àmọ́ ìwà rẹ̀ òjọ́ ti wọn oye so eléyìí gbọ́dọ̀ wà lẹ́yìn lẹ́mi ṣe rí kíníkà wà ti máa ń ṣẹlẹ̀ sáwọn èèyàn

ọkàn wá gbẹ́ nìkan òun wá ń sọ̀rọ̀ bí Zakirina kìí ṣe wọ́n sọ̀rọ̀ kódà kó sì pé súnà ní pẹ̀gbẹ̀ sí ṣe ẹ̀mí rí ó fà sí gbọ́lọ títí ara so in tí ó fi ṣe pé gbogbo ẹni tó bá jẹ́ talibul ilmi ó wọ́dọ̀ exactly báwo ló máa ṣe rí náà ló ń gbọ́lọ̀ sí rí ní gbogbo nǹkan ní exactly báwọn olùmọ̀ ṣe rí so àìjẹ́bẹ̀ àwọn tán nífẹ̀ẹ́ àwọn olùmọ̀ wọ́n wọ́n ma kórìíra ọjọ́ ọ̀nà rẹ̀ wọ́n ma kórìíra bí ṣe ń sọ̀rọ̀ bí ṣe ń ṣe ó mú mi rántí ẹnìkan pé kanáà àwọn ẹni tó nù láwùjọ wáyé ó ní à kí sẹ́yìn mọ́ ń gbọ́ bàbá yìí gbà wọn èmi gbọ́ bàbá yìí kí ló dé rí mi lá so reality sin so ilé ìṣe pàtàkì so ṣẹ́kù bẹ́ ìdílẹ́yìn gbà tí wọ́n sálàyé ibi tí àwọn against àwọn sunnah tí wọ́n máa ń gbógun ti wọn Sheikh Ubaydu wá ní wa dhalika yuqi'u al-fajwata wan-nufrata min ahli sunnah wọ́n ní eléyìí nǹkan táwọn yẹn máa ń ṣe yìí ká máa gádà against àwọn sunnah yìí ká máa instigate àwọn èèyàn against wọn min ahli sunna o ma n fi ima jina sáwọn sunna àti ima kórìra wọn fi qulubi khawasin nas ima n fi sọ́ka àwọn ẹ̀sánú àwọn èèyàn ni wa awamihim àtàwọn tó jẹ́ general people irú wà báyẹn wọ́n ma fi ń ṣe kán bá fi lè jẹ́ káwọn èèyàn kórìra àwọn ahli sunna ni ẹ wo kórìra tí àwọn musafiqo so ẹ wo kórìra àwọn musafiqo tàbí kórìra àwọn musafiqo ìtàn ṣe ju pé wọ́n ṣe sọ afákọ̀ lọ wọ́n jẹ́ sọ àfúkù lọ ìtẹ́sẹ̀ ojú báyìí lọ so àwọn in reality ojú ọ̀nà Ali Hassan al-Halabi làwọn náà wà ojú ọ̀nà Ali Hassan al làwọn náà so kódà irú àwọn yẹn tó bá tó bá tó bá tó bá yẹ pé èèyàn lè sọ nǹkan lókọ ni but èèyàn lè sọ nǹkan lókọ àwọn olùmọ́nà lè sọ nǹkan lókọ irú nǹkan báwọn irú àwọn èèyàn ló yẹ kí a máa pè ní àwọn halabi phase 2 so àwọn halabiya so phase 2 so òun ni àwọn musafikọ̀ jẹ́ torí pé ibi tán ti nù ju àwọn abala yẹn lọ ẹ máa wo ìkórìíra tó máa ń gbìn sẹ́mi àwọn èèyàn nípa àwọn sunnah ìkórìíra tí ò lálà ìkórìíra tí wọ́n lè júwe pé ìdí tó fi kórìíra àwọn ẹni gan kí lè tó fi kórìíra Abul wọn ò láfánlẹ̀ yìí ah, ah so gbogbo nǹkan tán máa ń ṣe yẹn wọ́n máa fi ń gbin ìkórìíra àwọn èèyàn sí yẹn so ìkórìíra àwọn súnnà ìgbín sáwọn yẹn lẹ́mìí but Ọlọ́run bá ti parí ọ̀rọ̀ rẹ̀ yuriduna liyutfi'u nurallahi bi afwahihim wọ́n fẹ́ pa ìmọ́lẹ̀ Ọlọ́run ọba pẹ̀lú ẹnu wọn ni wọ́n fẹ́ pa ìmọ́lẹ̀ Ọlọ́run ọba pẹ̀lú ẹnu wọn ọmọdé ni wọ́n wọn ò mọ̀ kankan eh, wọn ò láàfáà wọn ò ṣe kílọ̀kọ̀ rẹ̀ wọn ò láàfáà wọn ò láàfáà wọn ò láàfáà àfáà mẹ́ta nú àwọn àfáà àwọn àfáà táwọn sálàfí bàbàrà lágbàáyé wọ́n sì ti wá wọ́n sì ti wá kọ́ wọn ìkọ̀kan nú wọn lórí tọ́ka sí sí pé ah tó bá ń ka àfáà rẹ̀ ló ka Sheikh Abdul Ghani Ausat ni ẹ́ o kìsẹ̀ tó kàn wá lójọ́ kan ọjọ́ ara so ẹni tó gba ìmà ní so Sheikh Hakim Dahas Sheikh Fuad Az-Zintani ẹkùn so gbogbo àwọn nǹkan yìí gbogbo àwọn nǹkan báyìí ní wọ́n mọ̀ sọ ẹ wò recently náà ìkanú wọ́n jáde ó jáde síta ó ní ẹ má wò ẹ má wò wọ́n o ó ní àti ń sọ fún yín pé maníàjì maníàjì tẹ́ ń sọ yìí so pé tẹ́ ń pè ní ó níbi tẹ́ ti mú ó níbi tẹ́ ti mú ẹ ká máa dákọ ọyàn ká lákọ mẹ́ni tá a fẹ́ ta fẹ́ pè sáké ìsìlérí gbogbo àwọn nǹkan báhùn tí bàbá náà sàkórira so wọ́n sàbẹ̀rẹ̀ sí sọ pé eléyìí ò sínú manhajita nabi sallallahu alaihi wasallam sírọ̀ náà wọ́n ma fi ń da gbogbo ẹ̀rú sírọ̀ náà wọ́n ma fi ń wọlé sáwọn yẹ̀lá so sírọ̀ náà ma fi ń rọ̀pá wọn fi ń wọlé sáwọn yẹ̀lá tó sì pé sírọ̀ yẹn gan ẹ̀rí ni against wọn so wá ní ẹ ṣe manhajiti wá change ni wọ́n ìbàtán bẹ̀rẹ̀ sí ń gbé gbogbo yín lọ court

àwọn kílòkọ rẹ̀ àwọn ó súnmọ́ kẹ́ni yìí náà gba àwọn súnnà lérò tọ́lá àwọn halabiyun àwọn halabi phase 2 àwọn náà sẹ́kẹ́ni àwọn náà wà ní ó lè gbárò àwọn náà lérò so but ẹwùn kan sí báyìí láti dá súnnà nabi sallallahu alaihi wasallam rú láti yà àwòrán àwọn salafiyun bí ojú kí a máa wọ ẹni iná wọn ò tí gbé àwọn lọ court àwọn nǹkan tí wọ́n sọ tẹ́lẹ̀ wọn sì lọ sọ́mọ́ wọn ò tí gbé àwọn lọ court àwọn nǹkan tí wọ́n sọ tẹ́lẹ̀ wọn sì lè sọ́mọ́ ìdí ni pé wọ́n sì kórìíra káwọn èèyàn máa sọ̀rọ̀ wọn ni ká máa sàlàyé àwọn aburú tán kó sí wọ́n kórìíra rẹ̀ wọ́n kórìíra káwọn èèyàn máa yànnà náà aburú àwọn àbàjẹ́ tó

àbí tó ń ṣe yìí bóò ni ó ṣe wá yakọ ojú ọ̀nà àwọn sálàfù rere so gbogbo àwọn nǹkan báyìí wọ́n fi ń lé àwọn èèyàn eh, jìnà sí súnnà ni but reality ni pé àwọn salafiyun àwọn làákàí ni wọ́n so àwọn làákàí ni wọ́n àwọn nǹkan tó sì máa ń wò ní maslaha da'awa maslaha da'awiyya kìí ṣe maslaha shakhsiyya táwọn ẹni yìí gbọ́lá fún àwọn maslaha shakhsiyya tí wọ́n gangan tó ṣe pé eh, wọn ò gbọ́dọ̀ so ní pé annabi sallallahu alaihi wasallam in ta nabi ma ń sọ mọ̀ wà ní pé ma balu aqwamin ma balu aqwamin wọ́n ti bàgbé kéèké ni wọ́n ti bàgbé afattanun anta ẹwùn ká ṣẹwùn wọ́n ti gbàgbé ah wọ́n sì gbàgbé ọ̀rọ̀ tán nabi sallallahu alaihi wasallam sọ fún sí Abu Dharr ni so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn sahaba nabi tún nìyẹn o nínú àwọn sahabi annabi sallallahu àbáwọn èèyàn kọ̀ọ̀kan nínú àwọn sahaba so eléyìí ní ìwòye sí maslaha da'awa ní ìwòye sí àti pé in tí Ọlọ́run Ọba ti sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé Ọlọ́run ló máa ń tọ́ àwọn èèyàn sójú ọ̀nà so ó lè jẹ́ mùnáfíkí lónìí kó padà síkín kó padà jẹ́ mùmìní tó dó dédé lọ́la so sáwà sọ pé àwọn tán Ànábì sallallahu alaihi wasallam àwọn tán Ànábì sallallahu alaihi wasallam dájú kọ tán Ànábì ń dákọ wọn yìí sọ burú àwọn mùnáfíkí nìlọ́la

Allahu musta'an eléyìí tashwih ìdànkarú ni so ìgbà táwọn ń sọ pé kíyàn má dákọ̀ kí ni ìdí táwọn fi ń sọ ṣàksíyà ni fa'ida ṣàksíyà tí wọ́n tán kan bá fi lè ga gbogbo àwọn òpò tán ti padà dé ipò yẹn náà so wá gbé wọn ga so gbé wọn ga lọ́dọ̀ àwọn súnnà so in ti Sheikh sheik bubu ma sọ pé gbogbo àwọn dòktórọ̀ yìí gbogbo àwọn kíní kò jámà kaka kò jámà kaka ara sí ara so ìyẹn jára ọkọ́ so sheik obedi sọ pé wọ́n ni wàdálíkà yóò kí olfajwa wọ́n ni gbogbo àwọn nǹkan táwọn ẹni annù ma ń ṣe nínú ma bà wọ́n súnnà lókọjẹ́ yóò kí olfajwa yóò ma create gap wọn nufra àti kíni àti ìkórira min ahli sunna fáwọn sunna fi qulubi khawasin nas lọ́kà àwọn ẹ̀sánà àwọn èèyàn wà awamihim àti àwọn èèyàn gbogbogbò àti gbogbogbò nú àwọn èèyàn so yóò ma kírètì ìkórìíra yóò ma dá ìkórìíra kalẹ̀ sọ́kà àwọn èèyàn àwọn nǹkan tó ń sọ ń pa àwọn sunna nínú ẹ̀ náà ni pé ẹlòmínà tó sọ nú wọn ó ní bu manhaji manhaji ẹlòmí tí ó dákẹ̀mà ṣe pé ẹni tẹ́ ti lẹ̀ yìí ẹni tẹ́ ti lẹ̀ yìí òun náà ló ṣe kíni òun náà ló fà wọ inú Islam pé ẹmà àwọn àtàn ìdáọkà àwọn èèyàn rú ìtàn ìdáọkà àwọn èèyàn rú pé ẹni tó ṣẹlẹ̀ nìyẹn nílùú kan ó dákọ̀lú yẹn ó wá ní ìkanú wọn pé àwọn aráàlú yẹn kìníkan kìníkan tó ní pé bí àwọn ah, mẹ́ta làwọn gbà Islam iná ti mọ àwọn ìtàn ẹ́n so àwọn ìtàn kílùkọ rẹ̀ so pé àwọn mẹ́ta làwọn gbà Islam àwọn mẹ́ta làwọn gbà Islam ìgbà táwọn sì gbà Islam àfáà kan ló wá láti ìlú kan so ló wá láti ìlú kan àìpẹ́ sígbà náà làwọn ẹlòmíì náà tún dé so wọ́n ní tọ́ wọ́n kọ́kọ́ àfáàwọn gangan náà kọ́kọ́ clear fáwọn ẹwọ́n kẹ́ so wọ́n ayáwòrán rẹ̀ ní nǹkan tó ṣe kí ní nǹkan tó lágbára gan ní nǹkan tó lágbára gan pé àyíká tí ń ṣẹlẹ̀ gan táwọn èèyàn wọ́n fi islam lẹ̀ pẹ́tọ̀ méjì inú àwọn ti fi islam lẹ̀ pẹ́tọ̀ òun lòun kú pé òun náà fẹ́ mọ̀ bóyí òun mọ̀ sí islam yìí lọ àbó òun fi lẹ̀ lókù wáyé ẹwu ẹwu àwọn gbogbo àwọn nǹkan tí ṣẹ́kọ̀ bẹ́ẹ̀ ń sọ nìyẹn wọ́n fẹ́ fi dá ìkórìíra lẹ̀ sọ́kàn àwọn àwámù ni whereas interface àlàyé lónìí yìí kí gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ òdodo kó gbọ́ yóò ta bá ń sàlàyé pé ìpàwọn bídá àti ìwọ́nù kó lára wọn bídá ìṣe kíni ìjìnà sí wọn ìjìnà sí ìjókò wọn ìmá bá wọn ṣe kìí sàwọn àwọn àmúlàmbáwíọ̀ gbogbo táwọn àwọn àfóhùnsún náà ń sọ láyé àwọn èyí tó ti lọ ni àtàwọn èyí tó wà láyé ń àtàwọn èyí téèyàn mà ní tá máa ń sọ náà ni pé kíni èyí mọ̀ sí dáwà lọ fáwọn àwàmọ̀ so àwọn àwọn bídá yìí ta ń túnà sí wọn gangan yìí ta ń sàlàyé aburú wọn gangan so àwọn wà lọ mọ́ ya àwòrán rẹ̀ fáwọn àwàmù náà fáwọn common people ní pé ní pé kílọ́kọ̀ rẹ̀ ní pé sórí gbogbo nǹkan tí wọ́n ń sọ yìí ìwọ náà kó sábẹ́ rẹ̀ o yìí gbogbo bí lónìí wa alla yunadhirahum kí sàlẹ̀ fẹ́ bá wọn àwámù sí munadhara wa alla yujalisahum wà lákíníkà kí ni kí lọ fẹ́ bá wọn sí so yálà àwọn àwámù sí kíni àwọn tẹ́yàn ma ń wọ́n wá ní máa wò wọ́n pẹ̀lú rahma kan wá máa sí kíni ká máa satisfy ká máa jẹ̀lóǹtẹ̀ àwọn aburú tó ń ṣe fún wọn Kama máa jẹun ló ń tẹ àwọn aburú tán ṣe fún wọn rárá wọ́n ma ṣàlàyé rẹ̀ fún wọn so kí bó gbẹ́ni tó jẹ́ common people ìwọ tán ti ń tàn láti jọ ẹ̀kọ́ ọgbọ́ lónìí tán ti sọ fún ọgbọ́ yẹn gbogbo àwọn nǹkan tá a máa ń kà pé májòkó tó ń bí dáa má bá ń bí dáa sí ń bí dáa wà pé ẹ̀rí ẹ̀rí màmá ẹwọ ohun tó máa ń kà ìwọ màmá kọ́ ní báwíọ̀ ìwọ bàbá tó yẹ pé tọ̀ nǹkan díẹ̀ ni wọ́n máa ń pa ìsìláàmù so ìwọ kọ́ ní báwíọ̀ so ọ̀rá àwọn tán wá ń bá yín gangan yẹn àwọn gangan náà ń báwí wọ́n wá fẹ́ sọ yín di ọmọ ogun against àwọn súnnà ni wọ́n fẹ́ sọ yín di ọmọ ogun against àwọn súnnà yí tafẹ́ sí ni ìròpẹ́ nìkan kan wà ń bírí nínú ẹni tó jókòó nínú gbogbo àwọn nùsùsù ta máa ń kà gbogbo ta máa ń kà táwà fi ń ṣiṣẹ́ ṣe táwọn kálàṣẹ jù ní ẹ̀yà pé nínú àwọn nǹkan ogun tán tún gbé ní sí nìyẹn nínú ogun tán tún gbé ní sí ni pé kí ni pé àwọn àtháàrì àwọn ẹgbà àwọn salaf ẹbá ti ríyàn tí bá ti ń sọ̀rọ̀ tí bá ti ń sọ pé Fudail ibn Iyad it's a problem it's a problem ṣẹ́wọ̀n kan so ẹ̀sì máa wọn kan irú àwọn báyìí náà mọ̀ ìyàwòrán àwọn èèyàn pé aláṣejù ni wọn ìwọ tó fẹ́ wó ìsìláàmù láti gbogbo rẹ̀ o fẹ́ hú ìsìláàmù láti gbogbo rẹ̀ a ma wá wò ọ́nà táwò sí ní nǹkankan tá gbárùkù tì ju pé islam ìlọ so a ma wá wò ọ̀ràn in tó fẹ́ sí nìyàn irú ẹni báyìí ló sì láwọn ọ̀rọ̀ tó sọ tó sọ tó sọ tó sọ tó sọ bámú tó fi tako súnnà nẹ́bì sallallahu alaihi wasallam ojú ọ̀nà salafiyya tó fi sàwọn fatuwa burúkú fáwọn èèyàn táwọn èèyàn fi ń dá gọ́ọ̀gọ́ lẹ́yìn rẹ̀ lọ sójú ọ̀nà shaitan irú ẹni báyìí ni ó àmà sẹ́wọ̀n kẹ́ so kíyàn má gbàtàjẹ gbogbo àwọn nǹkan tán sọ yẹn gbogbo pé pé ẹnìkan àwọn mẹ́ta gba islamu ẹniyàn àméjì ti wá islamu lẹ̀ so wẹ́lná ẹ̀mọ̀ pé àwọn nǹkan kan náà wà tán ti ká má gbogbo àwọn ìtàn báyìí wọ́n ti ká má àwọn ẹlòmí lọ́wọ́ rínú wọn pé tọ́ Allahul musta'an aqrabu aqrabu ila al-khayal so wallahu musta'an so wa ala kulli hal nípa àwọn mẹ́ta gba islam àwọn méjì wá ti fi islam lẹ́ pẹ́tọ̀ òun náà fẹ́ wo ni pé torí ẹni tó kọ́kọ́ clear ni pé ìgbà tí wọ́n kọ́kọ́ àwọn tó wá pàdé àwọn kan ẹni tó kọ́kọ́ clear fáwọn lẹni tó ṣe kíni lẹni tó wé àwọn wọnú islam gangan tó ẹjẹ́ wọ́n lè sí ẹ̀dàkù torí ọlọ́run ọba tó bá ṣe pé ẹni tó gbà wọn sínú islam ẹni tán gba islam lọ́wọ́ rẹ̀ so uh, Habib Ali Al-Jifri ló gbà wọnú Islam 17 sorry so ṣe Ali Habib ni àbí Habib Ali Al-Jifri ògbóǹtarìgì àwọn kùbúrí láyé alákùnrin yìí ni Sheikh Fawzan ní sílsílà àwọn rùdúdù lórí ẹ̀ òun náà wá ń travel débi pé ó ń travel lọ sí àwọn ìlú débi pé kọ́lá láwọn ìlú mi àwọn kílòkọ̀ọ́lẹ̀ àwọn embassy ni ó tún wẹ́kọ̀ọ́mù rẹ̀ so habib ali Alkin aljifri so òun ló ṣe kíni ká sọ pé àwọn mẹ́ta tán láwọn gba islam ni ẹni tó ẹni tó ẹni tó ṣe kíni gẹ́rọ àwọn yóò ṣe sọ tó wẹ̀ wọ́n sínú islam ni ẹni tó gbà wọ́n sínú islam ni ìwọ́ wá rí pé ah islam àwọn kò wúrí náà ń ṣe so ìtàn sọ ní pé kíni kánmọ́ bá fífi islam lẹ sáà ṣe kíni sáà fi wọ́n lẹ báwọn ẹ jẹ́ ká tún kò mẹ́ tó bá ṣe pé ẹni tó ṣe kíni ẹni tán gba islam lọ́wọ́ rẹ̀ òun ni kíni òun yusuf al-Qaradawi Yusuf al-Qaradawi èyí tí ó padà ṣe lẹ́tọ̀ fún ọgẹ́ pẹ́tọ̀ gbogbo tó ń ṣe ń lọ àwọn kèfèrí yẹn gbogbo ẹ̀nà làwọn alìmọ́ bá ń ṣe so tó wáyé pẹ́ ni so kan dákẹ́ náà ni àbí torí kán of course èyàn ní gbé àwọn èèyàn ju level tán wà lọ àmọ́ pé kán dákẹ́ àílé yóò bá tó bá ṣe pé kílọ̀kọ́ rẹ̀ tó bá ṣe pé umar suleiman àbí no ah no no no ka emaja ti lọ bẹ̀rún wọ́n yẹ pé yásir kọ́dí so yásir kọ́dí ló wà lú àwọn ènìyàn láàá mẹ́ta ta náà gba islamu náà gba islamu lọ́wọ́ islamu filosofa lè yíò mọ̀ sí tí a bá ń tẹ̀lé yásir kọ́dí islamu so kan dákẹ́ náà ni kẹ wọ́nà tó ẹjí ká tún kò mẹ́ umar suleiman ká ní umar suleiman ló wà lú àwọn pípù yẹn àwọn mẹ́ta islamu lọ́wọ́ in reality náà ni pé in táwọn náà fẹ́ tẹ́lẹ̀ so in táwọn of course yes èyí ó lo kílòkọ rẹ̀ èyí ó lo yẹ́ ma yá àgbogbo ẹ̀dá gbogbo ẹ̀rú ara kíyàn gbé nǹkan sáyé rẹ̀ ni irú ẹni bẹ́ẹ̀ èyí ó mọ bí wọ́n sì bá sọ̀rọ̀ èyí ó mọ bí wọ́n sì darí ẹ̀ sí pé ah, àwọn nǹkan tó dá èyí ó mọ bí wọ́n sì dájú ẹ̀kọ́ àbíyàn báyìí ṣe kíni bíyàn báyìí inkaru munkara bí nǹkan ó lè fi islamu lẹ́wọ̀ nasu wà látọ̀dọ̀ alimami ibn al-qayyim kún yíò gbọ́dọ̀ inkaru munkara yẹn àtọ̀dọ̀ sheikhul islam ibn taimiyya nasu wà lọ́dọ̀ àwọn imamani kún yíò gbọ́dọ̀ inkaru munkara yẹn so of course èyí ó ṣe kíni èyí ó wòye sí àwọn halat èyí ó wòye sáwọn sí sí so yíò wòye sáwọn àṣẹ sí pé à bye bye bye bye báyìí ilé yóò ní gbọ́ bo. sórí islamu ló wà the important thing ni Islam islamu ló wà àwọn kan wà gbogbo bá ṣe wẹ́ sí islamu tó àfitẹ́ tó wáyé pàwọn gbọ́n gbogbo islamu èyàn gbọ́dọ̀ sàlàyé rẹ̀ fún wọn Ali Habib Jifiri láyé ilé yóò gbọ́dọ̀ tẹ̀lé ọ̀ ọkàn rò pọ̀ ń ṣe Islam ni kùbúrí ni ọ́ so bàbá yìí ò tí ẹ̀ ṣe yàtọ̀ kò tí ẹ̀ ṣe kẹ́kán ó láwọn kan wọ́n kọ́kọ́ clear rẹ̀ fún ẹ dákun ta ló mọ̀ pé bóyá àwọn tán clear fún ń sìn bóyá ni bóyá ẹ́ bóyá Ahmed Karim na clear fún so bóyá Ahmed Karim na sàlàyé fún pé ah Ahmed Karim ló wà lóyìn lọ gbà Islam lọ́wọ́ rẹ̀ of course àwọn èèyàn gba Islam lọ́dọ̀ àwọn Sufi náà so àwọn èèyàn gba Islam lọ́dọ̀ àwọn ẹlòmí náà so bàbá yìí ní ara ọ̀ àwọn méjì ti fi islam èmi ló kù èmi náà wá fẹ́ mọ̀ lónìí bó yíò wọ́n mọ̀ sí islam rọ abọ́wọ̀n ní sekin abọ́wọ̀n ní se mọ́ so àwọn kan wà yíò kò sí pé yíò dákẹ́lẹ̀ orí wọn eléyìí ni haqq eléyìí lòdodo yàtọ̀ sí ìṣàwáhà salafiyya ìṣàwáhà sunna nabi sallallahu alaihi wasallam so eléyìí jẹ́bẹ̀ so ẹ̀tún wọn wọ́n tó bá yí pé islamu islamu filosofa bó lọ sísìn aláǹfàní irú ní báyìí náà ó padà di filosofa yóò padà ṣe kèfèrí sọ́lọ́wọ́ bá so àmọ́ kádákẹ́ kádákẹ́ kákàmọ́ gbogbo ẹ̀ràn ok islamu hassan daddu hassan will daddu so islamu eléyìn ni ẹni tó sọ pé burúdá ẹ ma gbọ́nkà tí hassan daddu sọ Hassan Dadu sọ pé búrúdá kò kọ́ ẹbọ sínú ọ́í so oni buruda búrúdá ò kọ́ oni sínú ó ní ìdí tí búrúdá ò fi kọ́ ẹbọ sínú ni pé nínú àwọn àsàlíbù lọ́gọ̀ ni ní nǹkan tí Busairi ṣe ó nínú àwọn àsàlíbù lọ́gọ̀ ni nǹkan tí Busairi ṣe ó ní torí pé ìgbà míì máa so ṣe iltifat náà pè nínú bàlágọ̀ ni Allahu musta'an wọ́n ti gbàgbé ó kọ̀ tán pé kí ní ìnú so wọ́n ní bóyá ẹsàjá pè ní iltifat mọ́ rántí pé nǹkankan tó jọmọ́ iltifat náà tán pè ní iltifat nínú balago fẹjọ́ ó ní torí pé nínú balago ní tán pè léyìn ní iltifat ọ̀yí so torí pé nǹkan tí Busairi ń ṣe ni pé ó ti ń sọ àwọn ọ̀rọ̀ kan bọ̀ tẹ́lẹ̀ ọ̀yí so tó ní ṣe pẹ̀lú annabi sallallahu alaihi wasallam ó wá padà wá ṣe kíni ó wá padà wá dá ọ̀rọ̀ padà lọ dọ̀míru yẹn ó kàn dá padà lọ sọ́dọ̀ Ọlọ́run ọba so nígbà tó wá sọ pé ya akramal khalqi eléyìn anábì ní sọ fún so mali man alúdhu bihi siwa káà ọlọ́run lòun bá wíntí ẹ̀ oníkìrì bí torí pé tẹ́ bá wọ súrọ́tù Isra náà torí pé ọlọ́run bá náà sọ pé kíni subhanalladhi asra bi'abdihi laylan من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه ẹwọ ṣubọ́ha ẹwọ ṣubọ́ha burúkú pẹ̀tọ̀rí pé ọlọ́ọ̀bá náà sọ pé kí ni bàárọ́kínà haúlà hú hú kí ló ń padà sí masjid al-aqsa oye so linuriya hu hu ẹlẹ́kejì kí ló ń padà sí ànábì sallallahu alaihi wasallam ẹ wo nǹkan báhùn ẹ wo nǹkan báhùn pé kìí ṣẹbọ ẹ̀mí òrẹ́ni tó dìfẹ́ndì tó gbé tó gbé manhaj àwọn ẹlẹ́bọ ní Mauritania àwọn afẹ́ ẹlẹ́bọ àwọn kílùkọ rẹ̀ àwọn kòbúrí tó gbé yọ sáyé tó tó Wild Hassan Dadu so hassan wil daddu muhammad hassan wil daddu ìyẹ̀rẹ́ni tó sekin ìyẹ̀rẹ́ni tó gbé manhaji àwọn kùbúrí tó gbé yọ sí ní manhaji mutawasitọ̀ wọ̀túnwọ̀sí mu'tadila tó tó muhammad ẹwà ìmájì kọwàá sí páwọn kan gba islamu látọwọ́ rẹ̀ kíyàn dákẹ́ náà ni àbí torí káwọn méjì má bàá fi lọ kẹ́lẹ̀kẹta náà má bàá fi pèyàn pétọ̀ ìmìnà fi sekin ìmìnà ti fẹ́ fi islamu kalẹ̀ ok ẹjá tún mú lọ wọn ni ní àbúgbà àwọn eléyìn clear so ya tún mú lọ ya tún mú wá síwájú díẹ̀ pé bóyá rẹ̀ ní tó gba islam lọ́wọ́ rẹ̀ bóyá ìkanú àwọn ikhwani ni ya zainul abidin so kanú àwọn sururi ni wọ́n ṣe ni, na gba islam lọ́wọ́ rẹ̀ eléyìí ò lè padà wúlò fún islam yóò padà máa lọ gbìbọn ni yóò ṣàwáhà ojú islam ni yóò padà sí kíni yóò disrupt image táwọn èèyàn ní fún islam ni so kan ma ṣàlàyé òun náà àbí kan tún ma ṣàlàyé òun náà ìkanú àwọn ikhwani àbí kó tẹ̀sí pé Anwar al-Awlaki na gba ìsìlámù lọ́wọ́ rẹ̀ Anwar al-Awlaki na lọ sí kíni na lọ gba ìsìlámù lọ́wọ́ rẹ̀ so kan fi wọ́n lẹ̀ náà àbí so di kan ba fi ìsìlámù àbí kan ba fi lọ gbígan wallahi ó ṣẹlẹ̀ ní France l'Amẹ́ríkà àwọn èèyàn tí wọ́n ti mọ̀ kankan wallahi tallahi kúrà kò tí ma alif bá tata láìpẹ́ tó gba ìsìláàmù ó ti wà motivated àwọn èèyàn gba ìsìláàmù lọ́wọ́ àwọn kùbúrì so bóhun bóhun ní ó sì ní gba ìsìláàmù lọ́wọ́ àwọn khawarij ó ti wà motivated wallahi ó lọ sójú ogun ó kú nìna ẹ ma rí nínú àwọn khawarij ń gbà míì tàbá release ó kọ àwọn ẹlòmí kí ní ka albirtoni kò fò lọ sí birtoni ló fi di birtoni ọmọ Britain ni tó kó gba ìsìláàmù tán wọ́n ti bí wọ́n máa mẹ́ta àwọn ìgbàkan àtà máa mẹ́ta ní airport nígbàtí wọ́n ń tú ẹrù wọn kí ní kílẹ̀ mọ̀ tán bá ń bẹ̀ Islam for dummies wọ́n bá mẹ́ta pàdé wọ́n wá ń tú ẹrù wọn so àwọn mẹ́ta náà ẹ̀rùkú àwọn mẹ́ta làwọn náà mú wáyìí so wọ́n bá wọn mẹ́ta àkà pàdé ẹ̀rùkú àwọn mẹ́ta làwọn náà mú wáyìí so ìgbàtán wọ́n ń tú ẹrù wọn wọ́n ṣe gba Islam ni pé ah ibo làwọn eléyìí ń lọ wọ́n làwọn lọ Syria àwọn fẹ́ rọ ọmọ àwọn ọmọ ìyá àwọn lọ́wọ́ tán fi ìyà jẹ ah, bá tí ìjọba wọn wò pé àpọ̀dọ̀ ah, jẹ́ káwọn lè yìí bọ́ wọn lọ́wọ́ àwọn lè kọ̀rọ̀ kó ń lò so ìgbà tí wọ́n mọ̀ tẹ́rù wọn tí wọ́n bá tí wọ́n bá mẹ́ wọ́n bá Islam for dummies ẹmọ ẹmọ tán pè ní dummy ni pé tẹ́yìn bá sẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí kàn kẹ́ pátápátá wọ́n wá kọ àwọn òwe kan wà tán máa ń kọ pè ní for dummies pé ó ṣe bẹ̀rẹ̀ sí kọ́ kí ní ẹ̀ pátápátá bí kan sọ pé mathematics for dummies 1 plus 1 lẹ́ni mẹ́ 2 plus 2 ìwé tán wá bá nù àwọn ọ̀dọ̀ àwọn ènìyàn wọ́n sì ní ara sásì àti gba ìsìláàmù kásì kí ní ká fi wọ́n lẹ̀ ká lọ rá ẹ̀mí wọn lófò so ká lọ sí ẹ̀mí wọn lófò so àbí ara o àwọn tó jẹ́ jísúrù àwọn rọ́fídọ̀ àwọn tó jẹ́ jísúrù àwọn tó jẹ́ bíríjì àwọn rọ́fídọ̀ ní kásì kí ni wọ́n gba ìsìláàmù lọ́wọ́ wọn ká máa sálàyé fún yẹn pé ah ẹ̀jìnà sáwọn rọ́fídọ̀ ẹ̀ṣẹ́ kí níbẹ̀ ó ti ṣẹlẹ̀ sáwọn yẹ̀rí náà àwọn èèyàn tẹ̀lé àwọn àjọ rọ́fídọ̀ kan láwùjọ wà yìí tàti wà ti pẹ́ táwọn èèyàn mọ̀ táwọn èèyàn rò pé súnà làwọn ṣe wallahi àní wallahi tàlá ẹlòmí sọ pé ah àìmẹ́yẹ ọdún táwọn lò ń bẹ̀ àìmẹ́yẹ ọdún táwọn lò ń bẹ̀ táwọn lò ń ẹgbẹ́ yìí àìmẹ́yẹ ọdún táwọn lò ń bẹ̀ tẹ́lòmí ó máa jẹ̀ka pé ah tóun bá rí yẹn pẹ̀wọ́n sákèé sí gbà àwọn ń pe àwọn èèyàn sákèèsí yìí sí báyìí pé aláwọn ẹni iṣẹ́ ṣàksíyà ara wọn làwọn fẹ́ gbéga kò sí tó kàn wọ́n pẹ̀lú bí súnmọ̀ ó sì ga wọ́n ti prove it several times laqad khanu Allaha min qabl àwọn eléyìí ti betray ẹ̀sìn Ọlọ́run bá several times ó ti wà proving wọ́n bìrì tí ẹ̀sìn Ọlọ́run bá wọ́n wá ń dí gbogbo ọ̀nà táwọn èèyàn ó lè fi máa rí bí sàlàyé wọn bàtàwọn èèyàn dákọ wọn wọ́n gbé wọn lọ sí kọ́tù wọ́n tún wọ́n tún dákan yí máa tún dùn yí ẹwọ́n kẹ́ so ẹwọ́n kẹ́ so kí ẹ má gbàtànjẹ pẹ̀lú pé àwọn mẹ́ta kan wò so àwọn mẹ́ta kan gbà sílámù lọ́dọ̀ ẹnìkan so kan fi wọ́n lẹ̀ gbogbo bẹ́ni yóò bá ṣe jẹ́ àbí ẹni ah, eh, but ló bá yẹ pé Ali Hasan al-Halabi wọ́n gba ìsìlámù lọ́wọ́ rẹ̀ ń kọ́ ni Al-Imam Ibn Qayyim rahimahullahu ta'ala wọ́n láwọn kí ló kọ̀rẹ̀ wọ́n ní àwọn àlàyé tán ti ṣe lórí kíni lórí inkarul munkar bóòlì yóò sì máa sí inkarul munkar bóòlì yóò sì máa sí ó wà ní I'lamul Waqi'in nǹkan tó wà pagani abala tó wà pagani nínú I'lamul Waqi'in Sheikhul Islam Ibn Taymiyyah náà ní odidi qa'ida tí wọ́n kọ lórí tíráì so qa'ida nípa al bil ma'ruf wa nahy anil munkar

ìwọ wá wá mọ̀ wá wá mọ̀ wá farabalẹ̀ mbọ́ mọ̀ àwọn oúnṣùn náà ó gbà wọ́n lálejò ni wọ́n ó gbà wọ́n lálejò wọ́n ó wẹ́kọ́mù wọ́n ni inú wọ́n dùn láti gbà sọ́dọ̀ ni but telebisi tán máa ń ṣe nìyẹn telebisi rẹ̀ rẹ̀ tán máa ń ṣe nìyẹn kán bá fi lè yàwòrán àwọn oúnṣùn náà bí wọ́n ṣe rí kán bá fi lè yàwòrán àwọn oúnṣùn náà bí wọ́n ṣe rí tẹ́wùn kan gbogbo pé ẹ̀yẹn ká nígbà tó bá dákọ̀ àwọn tó fẹ́ ṣe tó lákọ wọn lérí of course àwọn àgbàwà tẹ́yìn ó ṣe kíni tẹ́yìn ó ṣe rọ́dù fẹ́ lómi tẹ́yìn ó ṣe kíni tẹ́yìn ó ní láti lá ọkọ mọ́ lérí kí ló dùn àwọn ẹlòmí kí ló já wọn bọ́ bí èṣe ọjọ́ náà ọfẹ́ lálà ọfẹ́ èyàn fẹ́ rọ́dù ń bí dá àti ń dẹ̀ ìsìn ọlọ́wọ̀ barú ọwá ń ṣe pẹ́pẹ́ fúrú ọwá ń ṣe pẹ́pẹ́ fúrú rédèrèdè pẹ́gbà tó ń fẹ́ lálà sí ẹ̀sìn ọlọ́wọ̀ bá òun òun òkun láàkún lálàsí ẹ̀sìn ọlọ́wọ́ bá ó kó finishing bó àwọn òfin islamu èyàn wá fún òun náà ní finishing àwọn ni ara ẹsẹ̀ rí islam ẹjẹ́ kó ma wó lọ bá ìtumọ̀ tán sọ nìyẹn àbíbo náà sí rí pé ẹn gbogbo a ń bèèrè ta sí àwọn tán nẹ́bì sallallahu alaihi wasallam dákọ̀ wọ̀nyí ìgbà wo la nẹ́bì sallallahu alaihi wasallam wá fi ẹ̀ Sheikh sí ókọ àwọn tánàbí sàbáwà sàndakọ̀ tí àwọn nǹkan tó yẹ pé ìgbàgẹ́ ló bí kò sí nú àṣà lárúbáwá gan kéèyàn pé ra èyàn ló kọ bó ṣe wà nú lárúbáwá nìyàn of course kìí ṣe pé tàà sọ ní pé kọ mọ́ lákọ máa wọ̀nyàn lórí rárá rárá so but kò ṣe fi sẹ̀rí kìí sẹ̀rí fún rí táwọn afáwà fẹ́ ṣe rọ́dù fún ibn abi duad àbí almirisi tó ní ya sheikh almirisi ẹgbọ́n kan tí alimamu dari mi sọ tíra rẹ̀ ṣe mọ̀ kan tí alimamu dari mi tíra rẹ̀ arọ́dù ala almirisi al'anid rọ́dù fún bí ṣílì mìírí sí alágídí burúkú bàbá alágídí yẹn ẹni tán sọ yí dàgbàjú alimọ́mà ahmad lọ́wọ́ sámú àgbàlagbà pé àrọ́dù ala bí ṣílì mìírí sí al'anid tó lágídí bàbá àgbàlagbà tó lágídí rọ́dù fún ẹwọ́n ká ó wá pọ̀ bẹ́ẹ̀ ó wá pọ̀ bẹ́ẹ̀ ó wá pọ̀ bẹ́ẹ̀ but ṣe mọ́ táwọn fẹ́ ṣe ní pé stọ̀ tẹ́ bá sáà ṣe rọ́lù fún wa ẹ má ṣe ah insha Allah ta'ala pẹ̀lú yọ̀ndọ̀ ọlọ́wọ́ ba wọ́n ó sì jábọ́ àtàwọn àti so yí tí wọ́n fẹ́ so ní gbogbo awọn ṣubọ́ àgbogbo àwọn èèyàn mẹ́ta ìfín dé ati padà o yi padà fẹ́yìn náà níbi nǹkan tó pọ̀ tó látara pé rọ́dù ti dé níjọ́ ní nìkan nù wọ́n sọ pé eh, mo fẹ́ sọ̀rọ̀ kan àmọ́ wọ́n sí kí ni àmọ́ wọ́n ń ká so ẹ wò pé àwọn òsì àti ìdé kọ́tò àmọ́ wọ́n ń ká so ṣe àwọn nǹkan ẹ̀nà wọn káwọn náà lọ́wọ́ kò so ọlọ́wọ́ bá ló ọlọ́wọ́ bá ló ṣe gina ọlọ́wọ́ bá ní darí gbogbo nǹkan

ó sọ pé báyìí báyìí báyìí lójú ọ̀nà yìí ó sọ pé ẹ̀ẹ̀kùnlá súnnà nẹ́bì so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eh well alkiyama amen tó wà lórí òdúdú àmọ́ lè ti so lè ti pẹ́ fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn sẹ́wọ́n kẹ́ so ẹwà dúró nǹkan tí àwọn táwọn ń jù lẹ so tún àpẹ́ ìná ẹ̀ ń wo masalih shakhsiyya ara yín ẹ̀ ń wo mafásìdì shakhsiyya ara yín so nǹkan tí Sheikh uh, Ubaydi sọ nìyẹn àwọn nǹkan tí wọ́n ń dánwò nìyẹn kí a fi mọ̀ pé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ gangan ni Sheikh Ubaydi sọ pé falwaqi'atu fi ahli sunna kí a má bẹnu àtẹ́lù àwọn sunna huwa al-jami'ul mushtarak òun ni common denominator bayna tilka al-firaq láàrin gbogbo àwọn sect yẹn ijmalan ní ṣókí wọ́n wa amma ala wajhi tafsil wọ́n ni ẹ̀rí lẹ́kùnrẹ́rẹ́ pé kí làwọn nǹkan tó máa ń sọ gangan فكما ذكر المصنف بي أفا بانسي قوتر بانسي صناني وني فإنه ذكر خمس فرق وني وداقوا وجمعنا من معادي أهل السنة nínú àwọn tán sí kí ni tán gbógun ti àwọn súnnà wa ma dhanbuhum kò sì sí ẹ̀ṣẹ̀ kankan táwọn súnnà ṣe illa annahum ahlu athar àyàfi pé kí ni àyàfi pé wọ́n jẹ́ ahlu athar àwọn ẹni tó ma ní ojú ọ̀nà ẹgbà wá wà ahlu sunna wọ́n sì jẹ́ ẹni tó ma ní ojú ọ̀nà sunna wọ́n ni wà tariqatul makara wọ́n ni ojú ọ̀nà àwọn eléte wà ahlul kayd àtàwọn àwọn ọlọ́gbọ́n dédédé annahum yasubbuna ila jalbi nas sí ìfajú àwọn èèyàn sí ila bida'ihim sáwọn àdádálẹ̀ wọn almudilla èyí tí ń ṣì àwọn èèyàn lọ́nà ẹlẹ́kùn àwọn àwọ́mà àwọn common people tẹ́ lọ parọ́ mọ́ alọ́dọ̀ wọn pé gbogbo àwọn kẹta ń sọ pé la tujalis ahlal ahwa láṣe kìníkan láṣe kìníkan ẹlẹ́kùn sáwọn Imam Ahmad báyẹ̀ lùgbà ni ṣe ń tẹ́ ń sọ ni pé wọn ò àwọn àwọ́m àwọn wo ló ń gba àwọn manaqibu Sheikh Rabi' wà lẹ́yìn kú wọn yá èmi ní tí mo fẹ́ sọ ń pa bàbá yìí òjò kan mo wá bá wọn lé skúù kan wà ta kọ́ síbì kan ilé kan wà ta kọ́ síbì kan mo wá bá bàbá lé ní Sheikh Rabi' mo sì ní kò sí nǹkankan Sheikh Rabi' sì wọlé sí 80,000 riyal àbí nǹkankan náà kó fún wọn so àwọn èèyàn wá ń jáde àwọn àwọ́mù ní o àwọn àwọn wọ́n jáde ya imam ahmad pé òun gan ní nǹkan báyìí pé tajataja pé kìní kan albazar kìí ayé eh, albazar eh, alhafidu ara albazar kan ó jẹ́rì sí pé ah, imam ahmad imam ahmad ò ní jẹ haram àwọn àwọn mú jẹ́rì sí hìnà ka imam ahmad ṣe báyìí fún imam ahmad ṣe báyìí fún imam ahmad pọ́nulé àwọn so ẹwà wo Imam Malik bákanáà síbẹ̀síbẹ̀ wọ́n ilé lórí omi dáa àwọn ọkọ̀ àwọn tẹ́ ń parọ́ fún àwọn èèyàn pé àwọn àwámù ẹwọ́ ọ̀rọ̀ iná ń sọ wọ́n ni àwọn bí dáa pé shar kìníkàkìníkà áhùláhì yuriduna hadmal islam dákun bàbá tí ń tapakó ibo ni bàbá tí ń tapakó ti yuridu yuridu hadmal islam ní sọ pákó rẹ̀ jẹ́jẹ́ ẹgbẹ́ tí ìrọ̀ní báwọn gan bá síjú sódòdó inú yóò dùn ni inú wá dùn káwọn àwa mú fẹ́ òdòdó ni kìí sì ṣe bí tẹ́yìn ó ti bẹ̀rẹ̀ fún wọn irọ́ tán tó máa ń pa nìyẹn nǹkan aláwọ̀kọ́ tí ó kọ́kọ́ sọ fún yín náà ni pé ẹ má gbọ́ àwọn alágbàjá má ẹlẹ́kùn bàbá tí ń so pàró dẹ́kùn sí ò bá gbọ́ àwọn alágbàjá má tí ń so pàró dẹ́kùn bóò ló ti ṣe láǹfàní wọ́n ma ń yà wọ́n rá àwọn súnnà bí àwọn tí ò ní làákàì bí àwọn tó rí wọn pé in tó fi sí pé táwọn àwọn ọmọ bá padà bá wọn súnnà sí wọ́n ma ń rí òdodo kì ní ẹ̀ pé ah, àwọn èèyàn ti parọ́ fún wa o sì fún sọpọ̀ ọmọdé ni wọ́n ni àwọn ọmọdé na ń gba àwọn èèyàn mọ̀nà báyìí tó yẹ pé a bá ṣe gan wọn ò sí kí ni wọn ò ríra àwọn ọmọ báyìí gbà wa na ń to ìgbésí awóyé wọn tó sì ń tò báyìí èyí tó pọ̀ nù wọn níyàwó méjì méjì méjì wọ́n sì ń rí ilé wọ́n dàrú ọ̀dọ̀dẹ́ wọn ò dàrú wọn ò bá wọn wáyẹ yọjú sí rí à ìrọ́ làwọn èèyàn pàǹpà wọn ẹwùn kẹ́ so Shaykh Ubayd tó tẹ̀síwájú wọ́n ní al-musannif tó kọ tírà dákọrọ àwọn àjọ márùn min mu'adi ahli sunna nínú àwọn tí wọ́n máa ń gbógun tàwọn sunna wa ma dhanbuhum kò sì sẹ́sẹ̀ táwọn sunna sí illa annahum ahlu athar àyàfi pé àwọn èèyàn ìgbàwá ni wọ́n wa ahlu sunna wọ́n ní àti pé wọ́n súnà ni wọ́n wa tariqatul makara so àti kàílẹ̀ wọ́n ní wa yas'awna wọ́n ní àwọn elétè burúkú yìí àwọn ọ̀tá súnà yìí wọ́n sapá fi tanfiri amma kana alayhi ahlu sunna níbi ilé àwọn èèyàn jìnà sí nǹkan táwọn súnà wà lórí ẹ̀ wa nítorí ìdí eléyò kana zanadiqah wọ́n láwọn zanadiqah àwọn kílùkọ́ rẹ̀ àwọn tí wọ́n ti àwọn mùnáfìkí tó sì pé wọ́n ń fi ìsìláàmù ṣe bojúbojú wọ́n ni wahum mulahida wọ́n ni wahum mulahidatun kuffar wọ́n láwọn tàà sí ń sọ yìí àwọn tàà ti fẹ̀sílẹ̀ tàbí sí kí ni tàà ti di kèfèrí ni wọ́n wọ́n ni summu zanadiqa wọ́n ni wọ́n ni zanadiqa li wọ́n ní wayo hallilun wọ́n sì máa ń ṣe lẹ́tọ̀ wayo harimun wọ́n sì máa ń ṣe léwọ̀ min tilqa'i anfusihim látọ̀dọ̀ ara wọn ẹ mọ́ rò pé gbogbo àwọn filosofa tí wọ́n sọ nínú Islam yẹn gbogbo wọn lè ní àwọn ọ̀rọ̀ burúkú tán ti ṣe tashri'u ṣe Ibn àwọn khawas tó fi gbajúmọ̀ pẹ̀lú ọtí múmu ni in mú jẹgbẹ̀jẹ̀gbọ́n ọtí tó bá ti wá mú ọtí tán ọ̀sìnkì ni yóò wà máa dá àwọn kílùkọ́ rẹ̀ àwọn fèlàsúf yóò máa dá falisafa rẹ̀ wàl'arùdù dídò jẹ́wàr wàl'jẹ́wàr lẹ́sà bí dídì l'árọ̀d wà yí kánà l'árọ̀d èyàn kún ò lè wà ní kó mọ́ ti yóò tó tọ́ kó kọrún kàbáyìí ẹni tó ti yóò náà ló lè kọrún kàbáyì ẹwùn kẹ irú àwọn tó ń sọ pé èyàn mẹ́ta kan àwọn mẹ́ta kan fi islamu lẹ̀ so torí pé wọ́n sàlàyé ẹnìkan fún wọn kò bá jẹ́ pé ẹni tó gbà wọn sínú islamu gan kò búrí ni bàbá yóò sàlàyé nǹkan o so bá yẹ pé ẹni tó ṣe kíni ẹni tó gbà wọn sínú islamu kò búrí ni kò bá ṣe pé kíni kò bá ṣe pé ẹ ṣí àrọ́fídọ̀ rọ́fídọ̀ burúkú sámú ló gbà wọ́n sínú islam àbí àwọn tẹ̀bìlígí tẹ̀bìlígí ha ẹbẹ̀ ìtí sẹ́kù wá ti sọ fún wa so àbí àwọn tẹ̀bìlígí ni ní pé àà òun náà wá di pé yóò ma sẹ́kì ni yóò ma rú gas kúkà kí ẹwùn kan wọ́n ma rú gas kúkà kí gbogbo amẹ́ríkà Allahu musta'an so ah so irú ẹwọ́rún er-, nǹkan tí tí bàbá iná bàbá iná eh, ń sọ báyìí fẹ́ràn bàbá iná ti wà náà àwọn tó ti yí Ibn ti wà náà àwọn tó yí Ibn Sina kí ẹkọ́ ka káwọn èèyàn kọ́ lára àrọ àwọn èèyàn báyìí ẹ̀tọ́ pé Sheikhul ìbàtí Ibn Taymiyyah tó bá bá yí mú ẹ́ẹ̀kà fáwọn èèyàn àwọn nùsùsù tó sọ̀rọ̀ ń pa rahma pẹ̀lú àwọn èèyàn àwọn nùsùsù tó sọ̀rọ̀ ń pa bí Ibn Taymiyyah ṣe báwọn èèyàn lò láti fi fọkàn wọn sódòdó ma'a thabatihi pẹ̀lú thabati Ibn Taymiyyah alẹ́yìn náà ẹ̀kẹ́ kọ́kọ́ ní thabati Ibn Taymiyyah náà fi ní thabati Ibn Taymiyyah àwọn nǹkan tí sabati ibn taymiya àti muwajaha ibn taymiya ìdífẹ́ndì súnnà ní ìná èyàn kan àkídàtul wasitiyya débi pé wọ́n sí kíni débi kó dípé wọ́n sí kíni wọ́n pè síwájú síwájú àwọn olórí ẹnìkẹ́kàn ò sí ẹnìkẹ́kàn orí igbó lẹ́nu infinish gbogbo wọn báyìí lẹ́yọ̀kọ̀kan infinish gbogbo wọn báyìí lẹ́yọ̀kọ̀kan fitna gbà tí wọ́n nìyẹn àwọn ọlọ́rọ̀ bá fi fi fitna yẹ ó ti wá di nǹkan tá a mọ̀ lónìí báyìí fitna gbà ti wá kí ni wọ́n ṣe anta minal mukhadhilin nínú àwọn tó ń ṣe kí nínú àwọn tó ń bìtírẹ̀ salafiyya àti súnnà ni wọ́n wà náà fitna gbà ti ẹ̀ fitna gbà wà yìí fitna gbà ti wà kí ni wọ́n ṣe ń parẹ̀ fitna gbà wà àwọn ikhwal fitna gbáwà yìí ìṣe kíni ìṣe tẹ́rbíyà tẹ́síwíyà àti tẹ́rbíyà ó jàmbá àwọn èèyàn parẹ̀ ọwọ́ àmà yọ́ àmà kààrọ̀ Ibn Taymiyyah fáwọn yìí bàbá Ibn Taymiyyah a ní ìwọ niru sabati ati muwajaha àti Ibn Taymiyyah ní ìdósísí ìkọjá àwọn èèyàn ní kọ́ ma sọ̀rọ̀ ọ̀rọ̀ káwọ́ ẹni tí ó wàtakọ̀ àmọ́ wọn ò dúó dúó Ibn Taymiyyah wọ́n sì fẹ́ lọ gíní wọ́n fẹ́ lo àwọn kílòkọ rẹ̀ àwọn ìtìbìnrin tẹ́míyà lò láti fi fojú àwọn èèyàn lẹ́yìn ìdó sísí àti irú àwọn èèyàn tí ìbìnrin tẹ́míyà lòrú àwọn nǹkan báyìí fún ẹ̀rẹ́kùn ìtànsọ nìyẹn o sí àwọn àmì ìbìnrin tẹ́míyà mọ̀ bá pò nǹkan sáwọn àwọn àmì ìbìnrin tẹ́míyà mọ̀ wá yálà àánú ìbìnrin tẹ́míyà mọ̀ fi ń bá wọn lò in táwọn náà fi rí àánú ènìyàn tí wọ́n mọ̀ sí kí ni tí wọ́n mọ̀ kọ́lẹ́tà sí ẹ ṣàlàyé ilé fún wa sí majmu'ul fatawa tí ẹwọ 30 kìníkà volumes ọ̀rọ̀ péré ni èyí tó mọ́tún rí nínú majmu'ul fatawa ní o èyí tí wọ́n rí nínú fatawa Ibn Taymiyyah ó times 10 èyí tí wọ́n rí bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni èyí tí wọ́n rí nínú fatawa Ibn Taymiyyah ó times 10 èyí tí wọ́n rí so ẹ̀mọ́ àwọ̀ báwọn yóò sì máa kọ lẹ́tà sáwọn bàbá yìí ẹ dákun ẹ ṣàlàyé kíní fún wa wọ́n wá ṣàlàyé bọ́lọ́run ṣe sọ láì láì ṣe mùjámọ́lá láì ṣe mùjámọ́lá pẹ̀lú sabati tó rinlẹ̀ sámú pẹ̀lú ma àwọn kan wọ́n ṣe kíní wọ́n ní sabati ibn Taymiyyah wọ́n sì fẹ́ máa portray Taymiyyah bí ibn Taymiyyah so ibn Taymiyyah ló wá kàfàrà ibn Sina yóò bàbá yìí sì ẹwùn kí tó bá yá àwọn mẹ́ta tó fẹ́ di kèfèrí náà ma sọ́kì so wọ́n ni wọ́n ni fahawulahi wọ́n ni àwọn zanadikọ̀ yulaqibuna ahla sunna wọ́n ma ń nickname àwọn sunna wọ́n ma ń pè àwọn sunna lókọ burúkú bí annahum a hashwiyya nípa àwọn súnnà o ní pé hashwiyya ni wọ́n hashwiyya ni wọ́n so àwọn àfáà ní dọ́pù rẹ̀ ó wá ní hashwiyya ó sì wá ní kíni ó wá ní hashawiyya tó bá ti pé hashwiyya ni látara hashu hashu àti ẹgbẹ̀ẹ̀gbẹ̀ nǹkan ẹgbẹ̀ẹ̀gbẹ̀ nǹkan tó ti pé ó ṣe gẹ́dánù tí ẹ̀ alhashu minan nas so àwọn falasifa àwọn Sheikhul Islam Ibn Taymiyyah sọ kìíní nínú munazara alwasitiyya nípé tó kọ́kọ́ pé àwọn èèyàn bẹ́ so nípa àwọn Mu'tazila na kọ́kọ́ pé àwọn èèyàn ní hashuwiyya lápé Amr ibn Ubayd na sọ kọ́kọ́ pé àwọn èèyàn bẹ́ so ní eh, eh, Shaykhul Islam sọ pé Amr ibn Ubayd ni ó kọ́kọ́ pa àwọn yẹn bẹ́ wọ́n sì lẹ́ni tó kọ́kọ́ pè bẹ́ẹ̀ eh, Abdullah ibn Umar ló kọ́kọ́ pè bẹ́ẹ̀ hashuri so hashuri pé àwọn tí wọ́n mọ̀ pé ẹ̀wọ̀n pé wọ́n mọ̀ ní àkídà àwọn àjáìz àkídà àwọn arúgbó àkídà àwọn arúgbó ni pé ah, àwọn mọ̀ ń kà nù Kùránì pé Ọlọ́run wá ń sánmà Ọlọ́run wá ń sánmà o ọlọ́run lóhun sọ̀kalẹ̀ ní ìdákẹta ọlọ́run sọ̀kalẹ̀ ìdákẹta àrò lákàí tí wọ́n gbé gbogbo mọ́ntìkì mù àti falsafa so àkídà àwọn gini àwọn àjá ìzìnà ìsàbúr ọ̀yẹ́ so wọ́n a mọ́kọ àwọn èèyàn ní hashwu that is àwọn èèyàn tí wọ́n ò sí lórí àwọn nǹkan táwọn filosofa wà lórí but reality ni pé kódà àwọn olùmọ̀ náà ń pè ní hashwu torí ẹwọ ẹwọ lè báyìí Amr ibn Ubayd tó pe Abdullah ibn Umar ní hashwu wọ́n ni yulaqibuna ahla sunna bi annahum hashwiyya wọ́n ni wọ́n ma ń ahlu sunna pé hashwiyya ni yani anna ma indahum so mo ní látara hashwu àbí látara hasha so látara hasha látara hashwu àbí látara so hashan na'am wọ́n ni yani anna ma indahum min ilmin al-ilmi wa sunnah wani ni sheikh ubaydi sọ pé that is nǹkan tí wọ́n wà lórí nínú ummah min ilmi sunna nínú ma sunna huwa hashwun hashwuni àti àwọn ma hashiya ni so wani wa fi hadha al'asr wani ní àsìkò tí wayo sara al-munharifun ó ti padà di pé àwọn ẹni anu o lásìkò tí wayo ó ti padà di pé àwọn ẹni anu wani yasifuna ahla sunna wọ́n pè àwọn àwọn ahlùsúnnà o bí annahum nípa wọn ahlùsúnnà o ya'khudhuna al-qushur àwọn ahlùsúnnà wọ́n ma mú àwọn nǹkan tó jẹ́ eh, àwọn nǹkan tó jẹ́ qushur àti èpo nǹkan kíṣùrù òní gilaf oye so tí ẹ̀ bá rí àgbàdọ́nsìn so yẹn gan

wọ́n ni Sheikh Ubaydi sọ pé àwọn ẹni anùbáyì wọ́n wá sọ ẹ̀sìn dìkan tó yẹ pé in bẹnu rẹ̀ èyí tó jẹ́ po wa hadha alladhi alayhi kullu ah, sahibi sunna wọ́n ni èyí táwọn gbogbo àwọn sunna wà lórí ẹ̀sìn ni wọ́n rólé lọ́dọ̀ gangan wọ́n ni wà máa wada'ahu lahum munadhiruhum àtàwọn tí kíni àwọn agbá dìfẹ́nsì fún wọn àwọn tí wọ́n jẹ́ olórí wọn àwọn kan tán gbé kalẹ̀ fún wọn òun náà pè ní lubab wọ́n ni fanzuru kayfa yatawarathu ha'ula'i az-za'ighuna al-makr wọ́n ni ewu bá wọn kí ló sọ rẹ̀ àwọn ẹni ànù yí bá sí máa ń jogún ète látọ̀dọ̀ ara wọn ọlọ́wọ́ náà sọ lẹ́yìn nínú suratu suratu nígbẹ̀yìn suratu sọ́tù zariyat so ní pé wa kadhalika ní pé wa eh, kadhalika ma ata alladhina min qablihim min rasulin illa qalu sahirun aw aw majnun ọ̀nà wani kini atawa atawasaw bihi bal ara hum bal hum qawmun taghun atawasaw bihi ṣé wọ́n ṣe wasiya àwọn kini fún àwọn ẹwọ bọ́rọ̀ wọ́n ṣe jọra wọn Sheikh Ubaydi sọ pé al-Qudama wọ́n láwọn tó ti síwájú yusammuna ahla sunna hashwiyya wọ́n ma ń pè àwọn sunna wọ́n ń pè wọ́n ní hashwiyya wọ́n ni wa ha'ula'i al-munharifun wọ́n ni àwọn tán sekí ni àwọn táwọn ti nù yẹn al-muhdathun àbí àwọn al-muhdathun àwọn aládàdálẹ̀ wọ́n ní fanzuru aina zahabat bihim hamaqatuhum wọ́n ní ẹwọ bí tí ìpónú wọn ìfọ́nú fara wọn ẹbú tó gbé wọn dé alẹ́tì man sha'uha al-bughd tó yẹ pé in tó pìlẹ̀ gbogbo kìíní iná ní ìkórira wal àti ọ̀tá li ahli sunna àti èrò ìgbésí ayé àwọn sálàfù rere kò ṣúurọ̀ ní wọ́n padà sọ́sí kí ni epo ẹ ma wá ká sára àwọn sálàfù sáwọn èèyàn it's problem ó wà problematic so whereas atharu Fudayl ibn Iyad wà problematic òun gangan ló ti ní problem nínú ẹ̀sìn rẹ̀ so wọ́n ni wa ma huwa min afkari him lubaban àwọn sì ń pè àwọn nǹkan tó jẹ́ product làákàyè wọ́n ń pè wọ́n ní kíni wọ́n ń pè wọ́n ní mùdùmùdù wọ́n ní faman laysa indahu fiqh wala hidhqun wọ́n lẹ́n tí ó bá ní àgbọ́yé tí ó sì ní kíni tí ó sì ní ilé tọ́nkayé ìkìlé tọ́nka dáadáa bó ṣe tọ́ àti bó ṣe yẹ wọ́n ní wala ahliyatun tí ó sì ní kíni tí ó sì ní capability yumayyizu biha bayna ghathil aqwal wa saminiha tí ó ma fi ṣe yàtọ̀ láàrin èyí tó ṣe kíni èyí tó jẹ́ tútù àti èyí tó jẹ́ kíni àti èyí tó jẹ́ rí tó ti bàjẹ́ nínú àwọn ọ̀rọ̀ wa bayna as-sahih was-saqim àti èyí tó lálàáfíà àti èyí tí ó rẹ̀ yankhadi'u bi bahraji qawlihim yóò gbàtàn jẹ pẹ̀lú àwọn nǹkan tí ń tẹ́mẹ̀nẹ̀mẹ́ lákùn tàní wọ́n ti pè sí islam tó gbà islam lọ́wọ́ tẹ́ àwa ti pàwọn èèyàn sí islam tó gbà islam ẹ wo ẹ wo nǹkan dáhàwà sàlàfíyà ti pàwọn èèyàn sí islam tó gbà islam ta ló gbà islam lọ́wọ́ tẹ́ ni wọ́n ẹni tó lọ gbàtàn jẹ́ pẹ̀lú àwọn ọ̀rọ̀ burúkú iná ni wọ́n lé àwọn èèyàn kó nú islam ta ló gbà islam lọ́wọ́ tẹ́ rí kó farabalẹ̀ kó mẹ́yìí káwọn nǹkan burúkú tán wọ́n ni yẹni khadi'u bí bahraji qawlihim wọ́n ni yóò gbá tẹ́jẹ́ pẹ̀lú àwọn kan tó ń tẹ́mọ̀nà mọ́nà nínú ọ̀rọ̀ wọn li'annahum mula'una bil lubab wọ́n ni torí pé wọ́n ti yó wọ́n ti gbà tẹ́jẹ́ fún kíni pé à ah, lubab lubab mùdùmùdù wọ́n ni ah, wa ni wọ́n ti ń kórìíra àwọn sunnah so wọ́n ní bí báyìí ni wọ́n ti ń kórìíra àwọn on sunna so insha allahu ta'ala adùn bí báyìí kọ́lọ̀wọ́ bá subhanahu wa ta'ala ó jẹ́ kí ìta sọ kó ṣe wá láǹfààní kó jogun ìmọ̀ tó yẹ kóró fún wa ìmọ̀ tá fi máa gbé sunna nabi sallallahu alaihi wasallam ga personality wa ni ó gajù sunna lọ ta ma wá islamuru àti sunnaru ọlọ́wọ̀n bàdákun má fi wá sádánwò báyọ̀ ọlọ́wọ̀n bàdákun má jẹ́ kárí ra wa pa gàjù dúdú lọ ìrẹ̀lẹ̀ tẹ́yàn fi máa ń lé gbòdúdó tẹ́yàn fi lè máa ń tẹríba fún ìwọ ọlọ́wọ̀n so sì tọ́ àwọn èèyàn sódòdó wallahi ọlọ́wọ̀n bá mọ̀ pé a nífẹ̀ẹ́ òdòdó fáwọn èèyàn a sì kórìíra àwọn èèyàn gbogbo àwọn nǹkan tá a sì ń kà nípa ìmọ̀ ìjìnà sún bí torí bá ti jẹ́ kọ́pọ̀lọpọ̀ wárí ń ti wà bọ̀ torí àwọn èèyàn tán yìí gbàtàn jẹ́ náà ni so kọ́lọ̀mọ̀bá subhanahu wa ta'ala kó tó àwọn èèyàn sọ́nà hada wallahu alam wa sallallahu wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa ashabihi ajma'in